إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ويغفر لكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اتقوا الله تعالى اتقوا الله يا عباد الله وراقبوا الله في معاملتكم واجتنبوا واجتنبوا كل ما يسير عليكم وزرا عند الله عباد الله فإن مما تساءل فيه الناس واستخفه كثير من الناس وقللوا أمره ألا وهو الدين الدين عباد الله أمره عظيم ووزره ثقيل ولا يقضى عن الدين عن المدين إلا من ديناره أو من حسناته وقد قال النبي صلى الله عليه وسلم من حديث عبد الله بن عمر كما في صحيح الجامع من مات وعليه دينار أو درهم استمعوا يا رعاكم الله من مات وعليه دينار أو درهم قضي من حسناته ليس ثم دينار ولا درهم وعظم أمره النبي صلى الله عليه وسلم فقال يغفر للشهيد كل كل ذنب يغفر للشهيد كل ذنب إلا الدين وقال عمر بن الخطاب رضي الله عنه إياكم والدين فإن أوله أهم وآخره حرب عباد الله وما جاء في أمر الدين وعظم أمره وخطورته كثير جدا مما يوقن به مسلم مما يجزم به مسلم أنه لا لا ينبغي ولا يجوز أن يتوارط في الدين كما نشاهد ونلاحظ في كثير من الناس في كثير من المسلمين أكلهم بالدين يلبسون بالدين يأكلون بالدين يبيعون بالدين ويشترون بالدين وزيد على ذلك يا رعاكم الله أن الديون في هذه الأيام وفي هذه الأوقات كثير من لا بد أن يتعلقوا بالربا فإذا كان أمر الدين عظيما فكيف إذا زاد عليه الربا عباد الله جاء من حديث سلمة بن الأوكع أن النبي صلى الله عليه وسلم أوتي بجنازة ليصلي عليها فقال هل عليه من دين قالوا لا فصلى عليه ثم أوتي بجنازة أخرى فقال هل عليه من دين قالوا نعم قال صلوا على صاحبكم وجاء في حديث أبي هريرة فيما في المسند عن النبي صلى الله عليه وسلم قال نفس المؤمن معلقة بدينه نفس المؤمن معلقة بدينه حتى يقضى عنه عباد الله فما هذا التساهل بالديون والتكلف بما فوق طاقتك من المتاع والسيارات والبناء اتق الله يا رعاك الله فأمر الدين عظيم وكلم نفسك ومن يوق شح نفسه فأولئك هم المفلحون dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni àyíyàn Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala torí pé Ọlọ́hun Ọba nìkan ló tọ́ sí ẹ̀yìn wa a sì dúpẹ́ fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala àwa yìí na lọ́wọ́ rẹ̀ àwa àforíjì rẹ̀ a sì wá àbú Ọlọ́hun Ọba níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn sẹ́wa ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà ni ó mẹ́nà ó ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni tó lè tọ́ sọ́nà ó mú ń jẹ́rìí pé kò sí kẹ́kẹ́ tó tọ́ sí ìjọsìn àyàfọ́lọ́wọ́ bá Allah ní òjíṣẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run Ọba níbi ìṣesí yín níbi àwọn interactions yín láyé kẹsì máa wo ẹrù tẹ́fì bọ́lọ̀wọ̀ Ọba subhanahu wa ta'ala pàdé kẹsì sọ́ra fún nǹkan tí ó jẹ́ ẹrù burúkú fún yín lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àbí ẹrù balẹ́jọ́ àbí ẹrù tí ó dáyàn dúró lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ibadallah nínú àwọn nǹkan tó yẹ kí mùsùlùmí páyà gan tó kó yẹ kó bẹ̀rù gan gbèsè ni o gbèsè debt ibadallah ad nínú àwọn nǹkan tó ṣe pé ṣẹ̀ríà mú alámọ̀rí rẹ̀ tóbi ni anábi sallallahu alaihi wasallam ó sì kìlọ̀ fún wa nípa rẹ̀ kódà ó tó láti mọ̀ pé alámọ̀rí gbèsè lágbára gan kèésì ń ṣe tó yẹ kí èyàn fọwọ́ yẹpẹrẹ mú bẹ́ẹ̀sì ni kèése tó yẹ kí ẹ mọ́ kàkún bẹ́ẹ̀sì ni kèése tó yẹ kí ẹ kàn máa jálù kí ẹ máa wọnú rẹ̀ láìsídi ta nídẹ̀ àmọ́ mú kàfẹ́ ra nkẹ̀kẹ̀rẹ̀ ni ibadallah anabi sallallahu alaihi wasallam sọ pé yughfaru li shahid kullu dhanb wọ́n forí jẹni tó jẹ́ shahid ẹni tó kúkú shahidi wọ́n forí gbogbo ẹ̀ṣẹ̀ jí wọ́n forí rẹ̀ jí ọlọ́wọ́ bó yáá fi rẹ̀ ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ illa àyàfi gbèsè ẹni tó kúkú shahidi àwọn ah, òní forí gbé wọn òní yáfìrẹ̀ ní gbèsè wọn anábi sallallahu alaihi wasallam tó wá sọ ní pé man mata wa alaihi dinarun wa dirham ẹni tó bá kú tó láwọn owó lọ́wọ́ lọ́rùn rẹ̀ tó yẹ kó sọ fáwọn èèyàn a kúdíyà min hasanatihi inú dáadáa rẹ̀ wọ́n ti mú falaysa thamma dinarun wala dirham kò sówó má nígbà náà kọ́rẹ́nsì tó kù tá a mọ̀ná tẹ́yẹ bẹ́ ikú kọ́rẹ́nsì tó kù tí ó mọ̀ná lọ́dọ̀ Ọlọ́run Ọba iṣẹ́ dáadáa rẹ̀ àtàídá rẹ̀ ni ó Ibadallah alámọ̀rí gbèsè tóbi gẹ́nù Islam ó tóbi débi pé annabi sallallahu alaihi wasallam wọ́n gbé èèyàn wá ẹni tó ti kú láti pé ká annabi wá kírun sí láà anẹ́bí wá bí wọ́n pé a ah, so ní gbèsè gẹ́bọ́ sí wọnú Bukhari wọ́n ní ara anẹ́bí kírùn sí dáa wọ́n gbé mi wọ́n ní so ní gbèsè wọ́n ní bẹ́ẹ̀ ni anẹ́bí ní sallu ala sahibikum ẹ kírùn sí yẹn yílá àwọn sahaba annabi sallallahu alaihi wasallam ẹ sẹ́rẹ̀ o ọ̀nà wọ́n ní alayya daynuhu ya rasulallah a yí san gbèsè rẹ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá ìgbàyẹ̀lá nábi sẹ́ wá kírùn sí bákaná nínú hadithi abu huraira kama fil musnadi anabi sallallahu alaihi wasallam sọ pé nafsul mu'mini hatta yuqda anhu títí tí wọ́n fi san fún láyé àwọn olùmọ̀ wọ́n ní ìtumọ̀ hadithi òun náà ni wípé wọ́n so papọ̀ wọ́n so ẹ̀mí rẹ̀ papọ̀ mọ́ gbèsè rẹ̀ ní pé wọn ò ní dájọ́ fún lọ́dọ̀ Ọlọ́run Ọba so wọn ò ní dájọ́ fún àbí àwọn ìfún wọ́n tún pé nínú àwọn ìtumọ̀ rẹ̀ ní pé ìfún pínpín sàárè tí a máa kọ́kọ́ fojú kò ní pé wọn ò ní ti gbé e kó fún àyàfìgbà tán bá tó san gbèsè rẹ̀ ṣẹwárí ìtumọ̀ ẹlẹ́kejì lahu shahid ó wá lẹ́rì látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ibadallah ó sì yẹ kó bà nínú jẹ́ ní pé gbèsè ni mùsùlùmí fi ń ṣẹ̀mí lónìí so musulmi ò bú kò kúnlá in tí ò bá kó sí nínú gbèsè ẹlòmí ò jẹ gbèsè yóò sì mọ̀ pé tó wò lè san láyé ni ẹlòmí àwọn nǹkan tí ò nítumọ̀ nítorí ẹ kó sí gbèsè pé ah mo kàn in nídẹ̀ àmọ́ mo kàn fẹ́ ohun mi kí n lọ ítírì lónìí ìwà ní kankan lọ́wọ́ mo fẹ́ lọ ìtìrí àmúkan ráṣọ kẹni ẹni tí ó bá ti ẹni tí tọ́mọ̀wò tí tọ́mọ̀wò bá ti pọ̀jù fún tó bá ti rí nǹkan báyìí ó gbọ́dọ̀ ní tó bá ti rí nǹkan báyìí ó gbọ́dọ̀ jẹ́ tiẹ̀ àbí tó bá ti rí lára ẹlòmí òun náà fẹ́ ní ní pé áà aṣọ tí ya alágbájá wọ̀ ní àyìnmọ̀ pé bí náà ti ń ta èló ni 55,000 ah, naira ní 5 years ah 55,000 naira in lówó báyìí ó sì ti jẹ gbèsè kalẹ̀ gbámúnà tẹ́lẹ̀ yóò tún kóra èsí gbèsè ibadallah ah ilé yìí bálẹ́jọ́ níwájú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala káwàá tún fi lékún ní pé láyé sí ọ̀pọ̀lọpọ̀ gbèsè rìbá ma ń wà pẹ̀lú rẹ̀ ní ọ ọ̀pọ̀lọpọ̀ gbèsè láyé sí kódà ẹ tún rí mùsùlùmí mi tí ó gbọ̀nà wájú lé jẹ rìbá ẹ̀yìn ni ó tún lọ ti jẹ rìbá so àṣẹ́ni tí ń fún àṣẹ́ni tí ń gba gbèsè kọ́ ní ń kó sí nǹkan ìbádàlá àwọn nìkan kọ́ ní ń kó sí nǹkan àsáwọn tán fún àwọn èèyàn náà ní gbèsè so látara rìbá ẹni bá ń fún yà látara bó fẹ́ fi ṣàánú yà ó fẹ́ fi ràn yà lọ́wọ́ dáadáa ni o in tó fi ṣe pé ibadallah gbèsè ń ṣe téèyàn máa ń rọ́lù o gbèsè ń ṣe téèyàn máa téèyàn máa téèyàn máa ń fọ́yàyà pàdé o ìgbẹ̀nkan bọ́dọ̀ tìyàn lọ́bẹ̀ ni ìpé àbùkátà tó nípa nǹkan kan tó ṣe pàtàkì lálúrí tó yẹ pé gbèsè ló lè gbé kú ọ̀ àmá ah, láìwọ́sẹ̀ ópùn ìtìrì kan bẹ̀rùn wọ́n sẹ̀ ópùn ìtìrì kan àbí àà ah, èmi náà fẹ́ lókọ̀ wọ́n wá gbé kìníkan wá lọ́fíìsì wa ó sì mọ̀ pé lọ́dún mẹ́wàá bọ́ bá ń san kìní ìbẹ̀lú sálárì ọ̀lẹ́sán tán yóò wá kó sí gbèsè nítorí ọkọ̀ yóò tún wá máa kó sí gbèsè lóṣooṣù kò ní rí nǹkan tó tó máa fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ látara kí èyàn máa ṣe jùra ẹni lọ látara pé à òṣìṣẹ́ lè mìíràn láti jọ ìwé ẹkí tí ẹ lè fi nǹkan ha fún ọ ta ló sọ fún ọ bẹ́ẹ̀ ta ló sọ fún ọ pé torí pé òun arziki àtọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ló ti wá pé àwọn ń ọdún mẹ́wàá civil servant ma sí ma ń sọ náà nìyàn àkí máa lè fi kankan fún òun náà wá ní kó wá lọ kó sí gbèsè tó sọ pé tẹ́yẹ bẹ́ẹ̀ kú lórí ẹ̀ àwọn náà mẹ́ tí yàn bá kú wọ́n tí à ní wùlẹ̀ sọ kankan wọ́n tí à ní wùlẹ̀ sọ kankan bí àfá jẹ gbèsè kó tó kú o sáfà jẹ gbèsè ẹni bá tún wọ́n rẹ̀ sí irú nǹkan bẹ́ẹ̀ wọ́n rí bí ara ìdáka kí ni báyìí ọmọ ya yín mùsùlùmí kú sí tó kànú àjẹjá kírùn sí àlá kó máa ọlọ́run àṣé kó lọ sọ́dọ̀ ọlọ́run ni àbí kó lọ sọ́dọ̀ ọlọ́run ní tí ó fi là lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ́n náà mọ̀ pé láwùjọ yìí wọ́n ní bèèrè ẹni tó sì jẹ́ ń gbèsè ó jẹ́ ń gbèsè 1 million gbèsè 2 million kèése tó rọrùn fún ẹni fún ẹni bẹ́ẹ̀ láti filẹ̀ kèése tó rọrùn fún ẹni bẹ́ẹ̀ láti filẹ̀ pé ah mo yáfi rẹ̀ in tóhun náà ní bùkátà sí ni yóò wá dákẹ́ yóò pamọ́ kò sí gún o la hawla wala quwwata illa billah yíwa dọ́dọ̀ ọlọ́wọ́ bá àbí kó tó dọ́dọ̀ ọlọ́wọ́ bá gẹ́ torí ìgbèsè yẹn nínú àwọn nǹkan tó nílẹ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam òun náà ni wípé ìyà sàárì ma ń báyàn látara gbèsè o ibadallah ayé táwọn èèyàn ń gbé nísìn ẹ̀tún rí ẹlòmí kò gbogbo tó bá rí lórí social media ló fẹ́ rà àmọ́ ah, rí ìfún tó ń rí kìníkà lórí Facebook òun láwọn abọ́ kan àwọn abọ́ Chinese ó ti ń lo àwọn abọ́ Nigeria ń lè kò sí kò ní ọ́là ọ̀fin rí jẹun ara o àwọn abọ́ Chinese ní o ẹlòmí ó wà jẹ gbèsè tán in tó wà torí ẹ̀ jẹ gbèsè kódà kò nílò la hawla wala quwwata illa billah ẹ̀yin tó wá torí ẹ̀ jẹ gbèsè gan kò nílò ah, ah, mo rí bàtà kan ni alẹ́ ẹlòmí ó tún parọ́ jẹ gbèsè ẹlòmí ó tún parọ́ jẹ gbèsè pé ah aláàrín sí jẹ kankan látàárọ̀ ta ọ̀sùn mẹ́ta àwọn òtí kò tí ẹ̀lẹ́ sọ pé oṣù mẹ́ta wọn ò ti jẹun tàbí àà ah, owó lé kankan ó sì fẹ́ fi ra kẹ́kẹ́ ní látara ojú kòkòrò látara kí ẹmọ́ lè mú ojú kó ń bí nǹkan ọmọ ìlàkejì yóò wà kó bá rẹ̀ ẹ̀dàkùn iṣẹ́ mélòó dáadáa lè yàn rí ṣe àánú ọlọ́run bá iṣẹ́ dáadáa mélòó lèyàn ń rí ṣe tí ó tún wá tí ó lọ fà á pé wọ́n bù kóònú dáadáa rẹ̀ ó yẹ kí bẹ̀rù ọlọ́run bá gẹ́wọ́ kí mẹ́jẹ káyé gbìyàn lọ odò ayé gbìyàn lọ wọ́láhì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ah, àwọn èèyàn náà máa gbà tàjẹ́ pé ah tí mo lọ sórí péjì alájà kìíní kan sìn wọ́n wá ara wọn àwọn jerry's tó lò ní tó ń fi screenshot ẹ̀ ní ẹ̀ṣẹ́ ní ṣọ́pù èló wá ní 200 kìíní kan 1000 àṣẹ mo lè máa sá díẹ̀ díẹ̀ kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ṣe ọtí olé ìtọ́ ń lò ẹlòmí ó tún mọ́ lò lọ́nà tí ó bọ́lọ́ tọ́lọ́wọ́ bò nífẹ̀ẹ́ ni ọ̀ yóò mọ̀ lónà tabarruj ìmá fi ọ̀sán hàn ibádàlá ẹjẹ́ ká páyà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó bá wáyé wa ibádàlá ṣẹ̀rí ọlọ́wọ́ bá tó pé ìnànà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ga ó gbé àwọn ẹ̀kọ́ àtàwọn òfin àtàwọn ìlànà kalẹ̀ tó bá ti ẹ̀wá sí pé èèyàn ní bùkátà sí ó nídìí ẹni ìtẹ́lùmí ń fara kó látara gbèsè ìtẹ́lùmí tó pàwọn èèyàn sí ah wallahi nínú àwọn ibi tó yẹ máa lọ físítì ọgbẹ̀ wọn ni ọ nínú àwọn ibi tó yẹ kéèyàn máa lọ from time to time ọgbẹ̀ wọn kéèyàn lọ máa bẹ̀bẹ̀ wà tó yẹ pé in tó sọ dèrò ọgbẹ̀ wọn in tó sọ di pé lọ́dún kan lọ́dún méjì lọ́dún mẹ́ta gàrántọ̀ ni ọ ó dún gàrántọ̀ fún èèyàn ẹ̀tún àmọ́ tó fọ́nìjù wàláhì yẹn wà lẹ́wọ̀n nítorí 300,000 naira ló fi wà lẹ́wọ̀n ó kàn dún gàrántọ̀ fáwọn èèyàn lórí 300,000 naira ẹ̀tún tẹ́ tún lékún yí wàláhì yẹn wà lẹ́wọ̀n wàláhì nítorí 30,000 naira ibadallah ẹwọ̀n kẹwàá àwọn èèyàn ń kó ara wọn sí wàhálà wọ́n ń ba ara wọn ló kọjẹ́ bí ẹnikẹ́ni ẹ ó fẹ́ ìyàwó ti lọ́mọ lẹ́yìn ìgbà tó ti ní ìyàwó tó ti lọ́mọ ó kàn lọ jẹ àwọn gbèsè ní wàláhì ó sì sákòólé wọ́n orí ìdóní wọ́n orí ìdóní báyìí báyìí wọ́n orí ó ti gbé họ ìyàwó wa lálà sí fàìmẹ̀yọdún ọmọ lálà sí fàìmẹ̀yọdún ó wá bá ó wá ó bàlú rẹ̀ ló kọjẹ́ bí a bọ́mọ̀lú ẹ̀ ti lọ sí ìjọ nìyàn ó bá mọ̀lẹ́bí rẹ̀ ló kọjẹ́ àṣẹ́bẹ̀yìn náà ni ọmọlé kí ní ààrẹ fún ìyàwó ìjọ ní ní ìkanú yí lọ́kà sálọ ó kà kún lé tí wọ́n rí máa ń sì gbúrọ̀ ẹ̀dọ̀ ni, ni ibadallah jẹ́ ká páyà ọlọ́wọ́ bá ká bẹ̀rù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala káyí máa nàgà tó tó tó lẹ́yìn ayé àtàwọn tí wọ́n tó lẹ́yìn ayé ká bẹ̀rù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ká bẹ̀rù ta bọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala pàdé tí a bá ti ẹ̀wọ́ aburú nǹkan tí gbèsè máa ń bí kalẹ̀ lásán tán Umar ibn al-Khattab radiyallahu anhu Umar ibn al-Khattab sọ pé iyyakum wad-dayn ẹ ṣọ́ra fún gbèsè fa inna awwalahu ìbẹ̀rẹ̀ rẹ̀ ìbànújẹ́ ni wa harbun ìgbẹ̀yìn rẹ̀ ogun ni tí ń bá ìgbésí ayé ẹlòmíì fíra tí ò jẹ́ kó ráyè tọ́lọ́wọ̀ bá gbèsè ni yóò wá parọ́ yóò jàmbá àdéhùn yóò jàmbá àwọn èèyàn ibadallah ẹka pàyà Ọlọ́run wa subhanahu wa ta'ala kí yẹn ṣe bí yẹn ṣe máa gbégbé sí ayé lápò rẹ̀ àbọ̀ bí i fẹ́ gbéjú tó náà bá kọ fún ọlọ alkiyama lọ́ti fi díò barakallahu fil qur'anil karim ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد الله We're in the month of Muharram, the month of Allah, the month where we are encouraged to fast. Because it is narrated that the Prophet wasallam would fast a lot in the month of Muharram. So let us fast this month. And also, Allah. in this month is the month, is the day of Ashura. that the Prophet sallallahu alaihi wasallam told us to fast and fast a day before it. Let us try as much as possible to set a reminder for our calendar because it expiates the year that, that has come before it. About Allah, these are times of getting closer to Allah subhanahu wa ta'ala. Fasting the month of Muharram, So using it to seek the face of Allah. Because as we have said in the first khutbah, the danger of debt, one of the things that alleviates debt and that takes it away is praying to Allah subhanahu wa ta'ala. And one of the best way to pray to Allah is fasting to Allah. Fasting for Allah. Fasting for the sake of Allah subhanahu wa ta'ala. And then calling upon Allah in the days and in the night. Ibad Allah. Ask Allah subhanahu wa ta'ala to grant us His mercy and His forgiveness. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم وفقنا لما تحب وترضى اللهم اقض عنا ديننا يا الله اللهم اقض عنا ديننا يا الله اللهم اغفر لنا وللمسلمين أجمعين اللهم انصر ولاة أمورنا اللهم أصلح الراعي والرعية اللهم اهديهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلهم إلى, إلى أنفسهم طرفة عين اللهم أمنا في أوطاننا يا الله اللهم اللهم كف عنا شر المرجفين اللهم كف عنا شر الخارجين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم قوموا إلى صلاتكم يرحمكم الله